إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار Naam, adúgbò fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lórí orí ńlá tó ṣe fún wa láti pé kí a péjọpọ̀ nírọ̀lẹ́ lẹ́yìn ọjọ́ tó ti pẹ́gà nínú oṣù Ramadan tí a fi ń gbárùkù ti ìjọsìn Ọlọ́run Ọba àti ìṣètìláwà Qur'an àti tàdábùrù rẹ̀ an bẹ̀rẹ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kó gba gbogbo ẹni ìjọsìn fún wa kí ó tọ́ wa sọ́nà kó sì jẹ́ kí ẹ̀sìn rẹ̀ kó jẹ́ kó yé wa naam tírà tí a ń bá lọ walhamdulillah a ti dé ibi tó nítumọ̀ níbi tírà yìí inṣáàlá ta'ala kíláàsì nawaqidul islam wa tọ́lọ̀ bá ní a padà parí eré pẹ̀lú òkú ọlọ́ so time ta fi ń takhilul aynayn so time ta fi ka takhilul aynayn inṣáàlá tí a bá ti parí rẹ̀ so a continue na wákò islam tán kí a lọ ní sunday tẹ́lẹ̀ kó tó di pé àyè fún so ibi tá a dé níbi takfirul aynayn bi sharhi aqidati raziyayn so a ti ka gbólóhùn al-imamayn al-jalilayn so abi zur'a àti abu hatim tí wọ́n sọ pé wa nuqimu fardal jihadi والحج مع أئمة المسلمين في كل دهر وزمان so àti ká àlàyé rẹ̀ so ní tọ́wọ́ kùtà fẹ́ bọ́ page 171 òun ni bíjá fẹ́ sàlàyé gbólóhùn àwọn àrọ̀sí èyí tí wọ́n sọ pé ولا نرى الخروج على الأئمة ولا القتال في الفتنة so ولا نرى الخروج على الأئمة wala al-qitala fil fitna so wọ́n ní nínú àwọn nǹkan tí àwọn bá gbogbo àwọn olùmọ̀ lórí ẹ̀ so ní gbogbo àwọn ìlú táwọn ti wá náà àti gbogbo àwọn ìlú táwọn ti gba hadith so Iraq ni Sham ni Yemen ni Hijaz ni nínú nǹkan táwọn bá àwọn àfá lórí ẹ̀ òun náà ni wípé àwọn olùmọ̀ wọn rí khuruju ala al wọn ò rí pé kéèyàn jáde lórí àwọn olórí so wọn ò rí pé kéèyàn jáde lórí àwọn olórí walal qitala fil fitna so bẹ́ẹ̀ sì ni wọn ò rí pé kéèyàn máa jagun níbi fitna kéèyàn máa jagun ìjagun tàdánwò ìjagun nínú àdánwò ìjagun fún àdánwò so Sheikh Ubayd rahimahullahu ta'ala wọ́n fẹ́ wá sàlàyé abala yìí wọ́n ní hadha al-far'u wọ́n ní sẹ́rí ẹ tuntun yóò abala yóò yata'allafu min jumlatayn wọ́n ní nínú gbólóhùn méjì ni wọ́n ti ṣe gini ni wọ́n ti fọ́ọ̀mù abala yìí wọ́n ní al-jumlatul ula gbólóhùn aláwọ̀kọ́ ni mawqifu ahli sunna so position so ipò àwọn ahli sunna ìzáà sí man wallahu Allahu amrahum ẹni tí Ọlọ́run ọba fi ṣe olórí lórí àlámọ̀rí wọn minal muslimin nínú àwọn mùsùlùmí so mọ́kífù tí àwọn ahlus sunna tí wọ́n ní sí ẹni yìí so wọ́n ní fa innahum la yakhrujuna alayhi wọ́n ní wọn kí ń jáde lé lórí so bal yandawuna tahta rayatihi yálà wọ́n máa ń kóra wọn sábẹ́ àsíá rẹ̀ ni wa ya'tamiruna bi amri wọ́n sì máa ń tẹ̀lé àṣẹ tó bá pa wa yantahuna bi nahi wọ́n sì máa ń kóra dúró níbi nǹkan tó bá kọ̀ wa yasma'una lahu wọ́n sì máa ń gbọ́rọ̀ so wọ́n ti máa ń tẹ̀lé níbi nǹkan tí ẹ wàsàwáhùn káàna alwali yálà ẹni tẹ́ jẹ́ olórí lórí wọn rí ó jẹ́ barron ó jẹ́ yàrí ni taqiyyan olùpáyọrọ ọba ni aw kana fajiran àbújẹ́ pòkí so wani wa fi ghayri ma'siyati llah wọ́n sì máa tẹ̀lé níbi àwọn nǹkan tí ìbá ti ṣe pé yàn ṣe lọ́wọ́ ọba wa sawa'un kana hadha al-wali yálà ẹni tí ó jẹ́ olórí barron taqiyyan ó jẹ́ èèyàn dáadáa olùpáyà ọlọ́wọ́ ni ah, so ó gúnrí kó munharifan so liqawlihi sallallahu alayhi wa sallam nítorí gbólóhùn ọlọ́run ọba gbólóhùn òjíṣẹ́ ọlọ́run ọba tó ní ala ẹjẹ́ ti ẹgbọ́ man waliya alayhi walin ẹni tí olórí kan bá jẹ olórí fún fara'ahu ya'ti shay'an min ma'siyati llah ó wá rí pé olórí ń àwọn nǹkan nínú nǹkan tó jẹ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run wọ́n ní fàlìyàkọ̀rọ̀ ma yá àti min ma'asíyàtì lá kókó ríra nǹkan tó lórí rẹ̀ ń ṣe nínú ìṣẹ́lẹ̀ ọba wà láyẹn zì ànà yádán min tọ́à àmá kò gbọ́dọ̀ yọ ọwọ́ rẹ̀ kó níbi ìtẹ̀lé olórí kò gbọ́dọ̀ yọ ọwọ́ rẹ̀ kó níbi ìtẹ̀lé so eléyìí fi jẹ́ pé olórí jẹ́ kò kí ni ó jẹ́ yàn rẹ̀ ni àmọ́sẹ́ rí àwọn kọwárìjì wọ́n ti fẹ́ àwọn fẹ́ gé bíríjì pòkíkò tó lórí ò bá ti lè jẹ́ barran taqiyan yóò sì máa jẹ́ kí ni kafiran mushrikan so méjì náà ló wà lọ́dọ̀ tí wọn so aida kó jẹ́ barran taqiyan so kó jẹ́ yàn rẹ̀ kó sì fáyà ọlọ́run ọba àbí kó jẹ́ kí ni kafiran mushrikan oye so kó jẹ́ kéfèrí kó sì jẹ́ olùṣẹbọ so àwọn ti gé bíríjì pé ó lè jẹ́ fájìr wọ́n ni waqad thabatat mafsadatu dhalika bitajriba wọ́n ní aburú eléyìí aburú kéèyàn jáde lórí lórí so ó sì ti rinlẹ̀ pẹ̀lú experience ó ti rinlẹ̀ pẹ̀lú experience fi sha'ni man khalafa nususi shara' níbi ìsísí àwọn tí wọ́n ya pa ẹ̀rí sharia al'ati ba'duha ba'du insha Allah tó sì pé apá kan nù rí ó padà wá láìpẹ́ pẹ̀lú yọ̀ndọ̀ ọlọ́run ọba ma kana khuruju ala alwali alqa'im so wọ́n ní ìjáde lórí olórí tí ó wà lórí ipò rẹ̀ kò ní jẹ́ kankan o illa wa hadathat mafasidu azima jidda àyàfi kó sí pé àwọn aburú tó lágbára gan tó burú jáì gan yóò ṣẹlẹ̀ ni kọ́lák kí nǹkan dàrú wà fáwọ́dọ̀ kí nǹkan mẹ́lẹ̀ tó wà ní ìdámù amnin àti kálàáfíà mọ́ sí máa táwọn yẹmọ́ sí jáde lórí lórí tí ó ṣẹlẹ̀ nìyẹn wọ́n ní fa'inna waliya al'amri muslim wọ́n ní olùjẹ́ olórí fún àwọn musulmi alama fihi min fujur kódà lórí gbogbo tó bá lè máa ṣe nínú fujur nínú ẹ̀ṣẹ̀ wọ́n ní àwọn ìjọba Saudi wọ́n ní wọ́n máa wá gbé àwọn obìnrin kan ní Amẹ́ríkà ọmọ ń pẹ́ra wọn ní modest so wọ́n ni wọ́n wà àwọn ìjọba Saudi fáwọn àwọn prince náà ní ogun náà ní o so wọ́n wà máa invite wọn wá ìjọba ló ma ìtàndáwọn bẹ́ ah, ìwọ́gùn òtẹ́ tó ma tàndáwọn bẹ́ kí ara ló ma tàndáwọn bẹ́ ẹlùmí ò sí lámẹ́lẹ̀ yóò tún ṣe kọ́lùrù so ní pé ah, àà só orí wọn ni pé àà ah, wọ́n wá ṣe pàtí wọ́n ti pàtí gbogbo ẹgbẹ́ ìsìn yìí tó tún wá tẹ́ ṣe sí bọ́ọ̀lù náà tó wá ń gbá Saudi Saudi bọ́ọ̀lù náà ń gbá ah, èèyàn dáadáa àwọn fútbọ́là lọ́dọ̀ tí wọ́n a máa wọn kí ló kọ́ rẹ̀ àwọn freedom fighters so tán wá láti Iran so àwọn tí àwọn tà àwọn kíni àwọn èèyàn ah, èèyàn bí èèyàn bí náà níwọ̀n èèyàn bí làwọn freedom fighters tó wá láti Iran so ẹwọ jágbàjàgbà so gbogbo tí wọ́n máa tí wọ́n máa sọ kí nìyẹn so ẹ wo Ramadan tó lọ yìí ẹ wò pé eré ni ṣé eré ni kéèyàn rí àwọn in tó lé ní 3 million èèyàn in tó lé ní 3 million èèyàn tí wọ́n wá ṣe ọmọrọ tí wọ́n sì rí wọn mójútó tí wọ́n ń rí lé Ọlọ́run bá darí so sí ìgẹ̀ eré lásán ni kìí ṣeré so wọ́n ń jẹ́ kẹ́sìn Ọlọ́run fáwọn èèyàn láti máa ṣe gbogbo àwọn àwọn rọ́fítọ̀ tẹ́ ń sọ ìbá wọn tún lọ máa ń àwọn rọ́fítọ̀ bá dé àwọn kọ̀rọ́mítọ̀ àwọn lọ máa ń hijack àwọn tó máa ń lọ sí hajj wọ́n sì pa wọn wọ́n sì jí dúkìá wọn so àmọ́ síbẹ̀síbẹ̀ gbogbo eré ìwò tẹ́ran lọ́rùn ni ẹni a ah, kìníkan music festival Saudi náà ti fẹ́ sí o kìníkan eh, beautiful miss kìníkan miss Saudi náà ti o irọ́ èyí tán bá ti ẹ̀wà ṣe sẹ́ àníṣẹ́ gbogbo èyí tí wọ́n ṣe yìí lẹ́bẹ̀ẹ́sẹ̀ ni o mọ́ tí wọ́n ń dánwò so mọ́ tí wọ́n ń dánwò nínú ẹ̀ṣẹ̀ tó burú jù bẹ́ẹ̀ lọ so èyí akórira ẹ̀ṣẹ̀ yìí o ìrànwọ́ lórí àti dìfẹ́ǹdì wọn lórí ẹ̀ àmá èyí ń lò láti fi kún àwọn àbàjẹ́ àti ìtako lórí tẹ̀yìn ti ní lára tẹ́lẹ̀ náà so in tàbí gbà wọlé látọ̀dọ̀ yìí wọ́n ní wà á wọ́n ní gbogbo nǹkan tó bá wà látọ̀dọ̀ olórí min fujur so nínú ìjẹ́pò kí ni so wà áfẹ́rọ̀ àti kó máa prefer ara rẹ̀ so kó máa gbọ́lá fara rẹ̀ pé eh, ó wá wọ́n mbs mbs ti ra plane mi sí báyìí ìyá sì ń Czechoslovakia gbá mbs ilẹ̀ ó ra mọ́tò mi gbá ìyá sì ń jà àwọn mùsùlùmí Kenya ìyá wá ń jà àwọn mùsùlùmí ní Bauchi mbs òun ara plane gold gbogbo àdánwò ayé tẹ́fọ́ ayífà nílò ara yín òun náà ni ó mọ̀ rùkí sọ́nà yẹn mọ̀rún ṣẹ́rí kìíní kan wà ní dílàkà àwọn èèyàn tí ò tí yìí tí ò tí yé wọn ni pé a ní sẹ́ ọ̀sẹ́ni tó lè pín àrísìkí ọlọ́run ọba ní pín àrísìkí sẹ́mọ tí máa ń káwọn yẹn lára ni àdálẹ̀ káwà tún pín ni o ìtumọ̀ ní pé gbogbo àwọn táwọn ti lówó àwọn sí kíni lágbàáyé àgbàtọwọ́ tí wọ́n àwọn apín fún gbogbo àwọn èèyàn sẹ́mọ ìgbà tí wọ́n sí àwọn mẹ́wàá tó lówó jù láyé ní pé tá bá gba gbogbo nǹkan tí wọ́n ní tàwà pín fún gbogbo ayé pápátá sẹ́mẹ́yé tí ẹnìkọ̀kan ò rí sẹ́mẹ́yé tí ẹnìkọ̀kan ò rí tàbá pín fún gbogbo ayé ẹnìkọ̀kan ò rí 315 dollars ó túnmọ̀ pé bí 300,000 naira lẹ́nìkọ̀kan ò rí dákun láàrin ọdún kan só lè náwọn òmìta ẹwọ́n mọ́ tàbá pín báwọn òun náà ti wọnú sáfà kódà kódà gan nínú mọ̀lẹ́bí gan ibi tí èyàn bẹ̀rẹ̀ láti small scale kí ẹ kọ́kọ́ wo gan tẹ́ bá dálẹ̀ tẹ́ bá tún pín nínú mọ̀lẹ́bí ẹni tó ti ní tẹ́lẹ̀ òun òsì ní níma gbogbo yẹn ẹ̀fún wá níní torí pé ọlọ́run ọba ní pèsè ìmá ìsì máa fìdí àwọn ẹ̀dá ìmá dá ọlọ́run ọba òfẹ́ nìkẹ̀kẹ́ àyàfi ànábì Sulaiman ìnírú múlùkù báwọn tẹ́yìn ó fi máa bọ́ àwọn ẹ̀dá ọlọ́run ọba tó pọ̀ jára gan ọlọ́run ọba òfẹ́ nìkẹ̀kẹ́ ànábì Sulaiman wọ́n wò kọ́lá nínú Salafi community gan tọ́ dálẹ̀ kẹ tún pín bó àwọn tó ti ní tẹ́lẹ̀ yóò wá bẹ̀rẹ̀ sí jẹ àwọn náà gbogbo sí pé kẹwàá dálẹ̀ kẹwàá tún pín kẹwàá dálẹ̀ kẹwàá tún pín pé nìkọ̀kan ò ní rí ju bóyá 20,000 lọ 20,000 tí ó tó nẹ́tẹ́ láàrin ọjọ́ kan so n káfẹ́ ni ẹ̀ pé ah yọpa ọsàn ó ní ó yẹ ká dálẹ̀ kan tún pín ìwọ tó mú oore tó mú oore ìlú rẹ gangan èyí tán ṣe fún ọgbẹ́ èyí tán dáálẹ̀ tán tún pín fún ọ kí ló sán pa rẹ̀ so ìròrí socialism tí ń jára ìrà ìláwùjọ nísìn so àti lórí social media àti gbogbo àwọn àyè so tí ń jẹ́ kíyàn máa ráwọn olórí bí ara ìdá kíyàn máa ráwọn olówó bí déèyàn burúkú máa yàwòrán àwọn olówó gbogbo wọn yẹn á pa gbogbo àwọn olówó ìtàbá tí wá pa gbogbo wọn tán lókè àwọn àwà pín bóò ló ṣe kàn bóò lẹ́yìn ṣe wọnú Islam ẹ wo jágbàjàgbà ẹ wo ẹ wo socialism ẹlùmí wọn máa rólówó bí ọ̀tá rẹ̀ arọ́lọ́run ló fún kódà bó jẹ́ kèfèrí Ọlọ́run ló fún kò sí tó fẹ́ ṣe sí gbogbo ìgbà tí èyàn bá fẹ́ máa bá kádàrọ náà bá jà so ipò tó wà yóò sì tún máa burú ju ipò tí ó padà máa wà yóò sì máa burú ju èyí tó wà tẹ́lẹ̀ lọ so wọ́n ni wà asef àti tyranny bẹ́ẹ̀ ni asef wọ́n ń pè ní tyranny so kí ìjẹgaba ìjà àwọn èèyàn nípa wọ́n ni fa inna fil khuruji alayhi wọ́n ní níbi kíyàn síkí kíyàn jáde lé olórí lórí o mafasid àwọn àdánwò akbaru min hadha tó ju gbogbo àìdá tí wọ́n rò kún òun sí lọ ẹwàdúrú ẹwàdúrú lẹ́yìn Sheikh lẹ́yìn kò sí dáwọ́là tó tún dá tó tó gbé tawhid ga tó àwọn dáwọ́là sọ̀sọ̀rọ̀ ní yàrá yìí wallahi ìjẹba sí owó ṣe rí náà nìyẹn dáwọ́là Umawiya tí wọ́n fi tàfi tìpáǹtì kúkù lékún mẹ́ so kòrújì so kòrújì àwọn Allahu akbar gbogbo àdánwò gbogbo tó ń ṣẹlẹ̀ àwọn àkọ́ tó ṣẹlẹ̀ ní òtẹ̀ náà àwọn ìgbà tí àwọn Persian àwọn Májúsì àwọn Rome gbogbo wọn tí wọ́n rí Islam ń bò wọn wọ́n bẹ̀rẹ̀ sí rí pé ah, ọlọ́lá làwọn tẹ́lẹ̀ lábẹ́ Islam àwọn wá di ẹni tí ò jámọ̀ kẹ̀kẹ́ so bá sì bẹ̀rẹ̀ sí ń pa pété ma dọ́gbọ́n papọ̀ mọ́ àwọn tí àwọn náà ń táwọn náà ní nǹkan àgẹ́sì àwọn Banu Umayya so wọ́n pẹ̀ nìkan ní Abu Muslim so Abu Muslim yẹn olórí ogun ni generali, so wọ́n sà jagun wọ́n sà wọ́n sà jagun wọ́n lé àwọn ọmọ ogun bẹ̀ ìgbà tí wọ́n bọ́ síbẹ̀ tán wọ́n ìgbà kọ́kọ́ bẹ̀rẹ̀ sí yẹn wazir so wọ́n ma yan olórí tó jẹ́ kílọ̀kọ̀ rẹ̀ amir àwọn musulmi wọ́n a ma yan wazir wazir yẹn wọ́n a ma yan lọ́dọ̀ àwọn tí wọ́n bá wọn ṣe khuruj àwọn fúrùsì àwọn pàṣẹ àwọn kílọ̀kọ̀ rẹ̀ gbogbo àwọn àwọn ara àwọn èèyàn báwọn so tán wà ní gbogbo àtàngbẹ́ gbogbo ayé ń gbà wọn tán wà ní sáàmù tán wà ní ẹ̀rọ kàtán wà láwọn orísìírísì àwọn àyè ṣe rí látara àdánwò yìí ni àdánwò ti wọ Islam látara gbogbo ètò yìí báyìí àdánwò ti wọ Islam wọ́n bẹ̀rẹ̀ sí ń gbáṣà àwọn ga wọ́n bẹ̀rẹ̀ sí ń gbáṣà àwọn lárugẹ wọ́n bẹ̀rẹ̀ sí so ìgbà yẹn náà ni wọ́n kọ́ so láyé àwọn ẹ̀bànú eh, abbas àwọn dáúlà abbasiyya so ní pé àkáwọn kọ́ bánú eh, kílòkọ rẹ̀ ìlú kan tí ó súnmọ́ bí tí àwọn tó ń gbé àwọn wà so wọ́n fẹ́ sọ ní madinatu salam sọ àpàdà sọ ní baghdad àwọn mùsùlùmí sọ pé gbogbo òlú táwọn bá wọ̀ a máa ń rí pé ìgbèríko làwọn wọ̀ àyàfi baghdad ní pé ìlú ni so ẹwọ gbogbo nǹkan ẹwọ gbogbo tẹ́yìn àdánwò tán wá dó náà nìyẹn ìgbà tán pè ní golden age islam ni o falsafa ìgbà tí falsafa wọlé ìgbà gbogbo àdánwò ìwọlé so sheikh mi bá ti sọ pé láti ìgbà àwọn bànú maya tó ní tẹbá wo àwọn ìtà tó ṣẹlẹ̀ lẹ́yìn báyìí so láti ìgbà àwọn bànú maya táwọn tí wọ́n wà lórí nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam lórí ẹ̀ táwọn sàhábà wà lórí ẹ̀ kódà kó sí pé wọ́n láwọn àṣìṣe so kódà kó sí pé wọ́n láwọn àṣìṣe so sẹ́kù bí bá sì sọ pé kò sí dáúlà tó tún fi tàwọn ìdí nílẹ̀ tó tó dáúlà sọ̀rọ̀díyà ní látìgbà ẹ̀ ẹwù àtìgbà ní bá àwọn èèyàn wá kórìíra rẹ̀ láwọn èèyàn fẹ́ sí ọlọ́ọ̀bá eré àti nifaq láwọn èèyàn fẹ́ máa ṣe nílẹ̀ sí ọlọ́ọ̀bá káàkà máa pẹ́ra wọn mùsùlùmí pẹ̀lú ọkọ̀ lásán ni torí pé kò tọ́mọ èèyàn lọ́rùn kó máa sa ìdá ilé ọwọ́ máa ṣe pé a ní kò possible there kó ma kódà kó jẹ́ níbọ̀ lásán kẹ́ni ń jẹ́ ìyìn aláìdá pápátá ẹni tẹ́wọ̀n ṣarú àwọn tó wọ́n jẹ́ ṣìrọ́rù lọ́kọ́lùkì àwọn tó wọ́n burú tí wọ́n jẹ́yàn tí ó dá so kí wọ́n wá jẹ́yàn rí kò lé ẹ̀mí rí o lè balẹ̀ látara tiẹ̀ gẹ́gẹ́ bẹ́mi tiẹ̀ so ó wà rọ̀ pé dáadáa rẹ̀ òun lò ní dáadáa rí so báwọn ìbáwọn ìlòmí ṣe wá nìyẹn pé à ah, sọ̀dí ẹ̀yìn wá sí ẹwà rí sí ẹ̀yìn rí yanjú so àdánwò wọn ni ẹ̀rọ wọ́n ni wọ̀kọ̀dá àyẹ́sìnà kathiran min atharat ṣekù bẹ́ ní tọ́ àwa ti sẹ̀mí nínú àwọn revolutions so nínú àwọn protest nínú àwọn oríṣiríṣi àwọn nǹkan nínú àwọn tawrat fama kanat khayran min sabiqatiha min sabiqatiha kò dájú àwọn èyí tó ti síwájú rẹ̀ lọ so gbogbo àwọn gbogbo àwọn protest yìí gbogbo àwọn carry vote yìí kò dájú àwọn èyí tó síwájú rẹ̀ lọ wa ma alimna thawratan awo ma revolution kabai ala waliyil amri lórí olórí rafa'at rayatal islam so tó wá tí sáwọ̀rọ̀ yẹn so tó wá gbé kíni tó wá gbé àṣà islam ga lẹ́yìn báyìí allahumma illa fi umuri amma àyàfi níbi àwọn àlámọ̀rí gbogbogbò àyàfi níbi àwọn ìyẹ́gẹ́ wọ́n ẹ̀rì kan wọ́n fi kíni wọ́n fi allahumma sí ìpẹ́ illa àyàfi ta àyàfi so kò sígbà tí wọ́n tako lórí báyìí pé yóò tún burú jù bẹ́ẹ̀ lọ kódà gan lọ́dọ̀ àwọn kèfèrí kò sígbà tí wọ́n rí vóòtù yóò burú yóò burú jù bẹ́ẹ̀ anú Ọlọ́run ọba padà fi máa ń ṣe nǹkan rọrùn àwọn ìlúmí ni yáà ah, sí bí eh, kí ní kan kílòkọ bọ̀bọ̀ yìí eh, French yìí ẹ́ eh? ara kílòkọ rẹ̀ hmm, tó jẹ àwọn mùsùlùmí lógún báyìí so wọ́n yẹn ṣe bó ń ṣe kíní French Revolution kíní kan tó bá wọn ó gbogbo ẹ̀ bàbá yìí dá fasad lẹ́sí lọ sórí ilẹ̀ níwá òkúsùn lọ kíní kan Bonaparte àbíkọ́ ni Napoleon so Napoleon so ọ̀tọ́ ọlọ́run yìí ó dá nǹkan rú nípa ẹ̀rẹ́ lóṣùmọ̀ òpé àárá tẹ́ bá máa dúró àwọn èèyàn tó kú sí nǹkan yìí a ní ìlú sì di rédèrèdè ó sì di jákẹjàkẹ àti ó di lawlessness òun làwọn ẹlòmíràn fi ń sàpẹrẹ so wọ́n ní wa ma aqamat illa shi'aratul jahiliya wọ́n ní kò gbé kankan dó àyàfi àwọn shi'arati aljahiliya àwọn àmì jahiliya àwọn nǹkan tí táwọ́rọ̀ ma ń gbé dìde nìyẹn eh. domina demokratiya ah. nínú democracy so gbogbo tí kọ́dọ̀ fi sọ nìyẹn pé òun fà dọ́là ana ufaddilu pípé ana ufaddilu al-hurriya so ala tatbiqi ash-shar'iyya so dápẹ́ ẹwọ nkíá so ẹwọ kúfúrú so wọ́n ni mina demokratiya nínú democracy so nínú àwọn ṣe àrùn jahiliya ni democracy so ẹta sí ní wallahi nínú tẹ́ ẹ̀padà rẹ̀ ni pé democracy wọ́n máa máa fi gbé torí pé ẹ̀mà tí ti mọ̀ pé democracy ẹ̀tàn ni wallahi ètò mọ́sálásí mo sì mọ̀ ètò mọ́sálásí mo sì mọ̀ pé democracy wallahi bàbá ẹ̀tàn ni àwọn èèyàn nǹkan kan ò tẹ́wọn lọ́nà ní tó lórí ṣe wọ́n wá fẹ́ máa darí ẹ̀ ẹ̀yìn fún yín fún yín lápẹẹrẹ tí mọ́sálásí bá wà sí ìmáàmù yẹn pàṣẹ súnnà ń pẹ àwọn èèyàn sí súnnà ń sàlàyé súnnà fún wa ń kìlọ̀ fún wa nípa bídá àwọn èèyàn wá fẹ́ láìkì gbogbo nǹkan báwọn kí ló kù tí wọ́n sọ wọ́n ni ẹja imam afẹ́dá kọmití ilẹ̀ èyí tó kù tí wọ́n sọ ní pé kí ni imam afẹ́dá kọmití ilẹ̀ no àwọn onónà wọn ti ẹni sọ wípé vote wọ́n ni imam afẹ́dá kọmití ilẹ̀ àwọn àwọn ẹsẹ́ rí ọ̀rọ̀ lẹ́kùn àwọn èèyàn mójútó bá ṣe ti mọ́sálásí sílọ́kọ́ rẹ̀ àwọn àtẹ́ gbogbo ẹ̀ mọ́sálásí kàmọ́ndọ̀ sí afẹ́dá kọmití ilẹ̀ irọ́ ni ìmáàmù yìí ti ń lágbára jù lórí wa àwọn akẹ́kọ̀ọ́kọ́ títí ń sọ kò dùnmọ́ wa ní bó wà láti wá lè máa káńtà rẹ̀ wọ́lọ́hì gbogbo bí tí súnà bá tírẹ̀ yìí wọ́lọ̀ láyéláyé màkàndá kọmití ilẹ̀ kọmití yẹn ní padà wó súnà yìí ẹgbẹ́ ókè bí a fẹ́ dá kọmití ilẹ̀ kìnnìkan ẹ̀ àwọn jẹ́mọ́ dákùn ìbọ̀lọ̀ náà ti sọ ní pé tẹba tí wọ́n ti di dá mọ́sálásí tẹ̀tán ẹ wá dá kọmitílẹ̀ fún mọ́sálásí ìdí ni pé àwọn èèyàn wọ́n fẹ́ fi kíní wọ́n fẹ́ fi kíní ẹ tó tọ́ bá ti wá dá kọmitílẹ̀ tán mọ́ tawhid nínú mọ́sálásí wọ́n ni ah ẹjá fi tó kọmití létí náà ẹmá ti ṣe ẹjá fi tó kọmití létí náà so a kí ló kọ sí àtẹ́ sán ẹ ìdábùta òhì gbogbo ẹ gbogbo bí ó bá ṣe jẹ́ ajẹ́mà tí kọmití bá ti decide ìmámù èyí sábà sí kọmití mi o wọ́n èyí sábà fi ìmámù sábẹ́ kọmití mi so ìmí tí mọ́mù náà sì ń ṣe gọ́gọ́ tẹ̀lé wọn wọ́n wà fi sí abẹ́ kọmití ma wá gbọ́ tí wọ́n bá fẹ́ wá débi kọmíṣọ́nì ah ara ẹ má jà ká tíra náà ẹ jà ká fọ́sẹ́fọ́tù tawhid ẹ jà ká fọ́sẹ́fọ́tù tawhid bàbá dámà so ní ẹjá kìí ní ẹjá ká so wọ́n ni wọ́n sì wá bá wọn padà tọ́ imam kọmití náà ti gbọ́n tẹ́ sọ èyí tẹ́ fẹ́ ṣe náà làwọn náà fẹ́ ṣe gbogbo gbogbo lọ́tún mọ̀ pàkínú mọ́ gbọ́ kìtàbù tawhid lẹ́fẹ́ ṣe àbítọ́ in tó súnmọ́ ni ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú ilé iná ẹ̀dẹ́bá tẹ́rí tẹ́bá tẹ́ wá bẹ̀rẹ̀ ṣẹ́rẹ́ tí wọ́n bọ̀ òun gẹ́gẹ́ náà ní ń da kọmitírò òun gẹ́gẹ́ náà ní ń gbé kọmitírò against rẹ̀ àmọ́ gbogbo wà tó bá báwọ̀ yóò mọ́ sí wíwà pé tí ẹni ń ṣe ni tí wọ́n ní àárá ah, ah, pé bẹ̀rẹ̀ láti ibi tẹ́bá tẹ́ wá padà parí ẹmọ̀ ẹ̀ẹ́sì tún ṣàlàyé àwọn èèyàn náà ó sì tún fẹ́ gbòdodo so ẹni tí ò bá dà kẹ́mà so nìkan ni ó sèké nìkan ni ó gbàrún but point simon sọ láti sáà sọ ni pé ṣe ní ìgbà yìí ló ti clear sí ni pé democracy wọ́n máa fẹ́ fi dàkarú ni ẹni tó wà lórí oyè ìkó wọ́n fẹ́ máa lépa àwọn àṣẹ kọ̀ọ̀kan fún wọ́n lè fi máa fẹ́ dictate àwọn nǹkan kọ̀ọ̀kan wọ́n lè lè máa fẹ́ wọ́n máa fẹ́ sẹ́yìn tó rọrùn láti sọ fáwọn èèyàn pé à akúbá máa ń sọ̀rọ̀ ìmáàmù gbọ́ nǹkan sí committee sọ sẹ́yìn pé kò níyàwó náà ìmáàmù ní ẹ̀mí àwọn èèyàn but gbogbo ńlá aka ìláyé tó yẹ gómìnà pé kílẹ̀ ní kí wọ́n mú sí pé a ní ká máa fún aláwọn náà kàrí àà tó kí ló kọ́ rẹ̀ ìtọ́lọ́wọ̀n bò fẹ́lẹ̀ ń sọ kọmití ò bá sọ ìmọ́mù gbọ́dọ̀ sí a ní ká máa ṣe mọ́lì lọ́lọ́ tí wá náà sọ ara so ibi tí yóò ti mọ̀ pé wà láì democracy wọ́n ni pé wọ́n kàn rí pẹ́ nìkan lójọ kan òun ó ẹmọ irọ́ làwọn èèyàn ń pa bá irọ́ ní ń pa fáwọn èèyàn bí democracy se ma irọ́ tán pa fún wa ní pé àwọn èèyàn ni ẹjẹ́ kan máa decide ìgbà míì táwọn èèyàn bá wá decide tí ó tẹ́ ẹni tó gbé e lọ́sọ́dọ̀ àwọn èèyàn lọ́rùn inú rí wá nínú ẹjẹ́ lé àpẹẹrẹ kan fún ẹ wo Israel àti Palestine ìgbà Israel àti Palestine nígbà tí wọ́n Palestine yìí o kí wọ́n yan olórí kí wọ́n di state fúnra wọn so nígbà yẹn dẹ̀rẹ́ yìí wọ́n ní kí ló kọ pàtí tó wà ń bẹ́ sí tán dábẹ̀rú Hamas so wọ́n ní Hamas wọ́n tún ní pàtí kan náà gbà yẹn tí ẹ ráma àwọn Hamas àwọn àbáwẹ́lẹ́ntì gan pàtí kan náà wà wà tí wọ́n fẹ́ ń gbà yẹn tí wọ́n àwọn òwò àbáwẹ́lẹ́ntì àwọn àwọn bóyá kò bá bóyá kò pọ̀ ọlọ́wọ̀n bá ló ń kádàrà gbogbo nǹkan so kèèdè pé bóyá ìsìláàmù kan sàn àbí súnà kan àwọn náà ń ṣe báwọn o a at least àwọn èsè àwọn kọ̀wárí so ìgbà tí àwọn Palestine dìbò tí wọ́n mú wọ́n bá lọ máa máa yé inú mọ̀ bí Israel pé ha pé so ẹ̀yin tẹ́ èyàn ní àbí èyàn eré ha èyí náà sì rí ogun ẹ̀ sì bẹ́ẹ̀ ilẹ̀ ẹ ti rí àwọn gbọ́n eh, democracy báwọn wọ́n láyé lómi lẹ́mọ́ fẹ́ lo democracy nù kọrọ ìyá ẹ̀fà bóyá wọ́n sọ fún ìyàwó pé à báyìí mọ́ sí báyìí mọ́ yá tí mo rí pé bóyá ká fọ́rọ̀ ìká fi tẹ́lómi létí ọ̀rọ̀ ìtọ́ fi tẹ́lómi létí wọ́n fẹ́ fi convince ẹni tẹ́ni wọ́n bá padà sọ tó sọ wọ́n ni ọlá pé wọ́n tún súnmọ́ yìí ni so kìí pé kìí fi tẹ́lómi létí ni problem kásí kìí kí wọ́n sọ tí mo fẹ́ ìtumọ̀ yí dátorí ẹ̀gbé democracy kalẹ̀ nù so sẹ́kù méjì sọ pé mina demokratiya so àwọn ṣìárù àwọn ṣìárọ̀tù jahiliya ni protest àti revolution ló ma fi ń lọ́lẹ̀ nínú democracy wal hurriya àti freedom irọ́ ni o láyé ìgẹ́ o free wọ́n láyé ayé ìyàdánwò ni so àwọn sálàfù sí ma sọ dáadáa pé ayé yìí Ọlọ́run kan dá wa síbẹ̀ káwà jẹ́ ìyà ni so kọ́lọ̀ bá fi wẹni tí ó sì òun lórí ìyà tó bá fẹ́ o ma tí ọ̀lá ń sọ o ma bolówó ìgbádùn tó ní ó sẹ́pẹ́rẹ́ bó tún gbádùn jù ara rẹ̀ yóò tún fàbọ̀ sí so ayé ìyà dánwò ni ayé ìgẹ́gẹ́ fúnra rẹ̀ gan o free kí ló ń tara rẹ̀ sí o free náà every ilẹ̀ lọ sánmà láti jọ ẹ̀ṣìn ìyẹn sì ń tara rẹ̀ ọfrí lọ sọ omi di ọmọ ọmọ sínú jẹnẹ́tọ̀ ìgbé àìmì ò nídi epo mọ́ o tó bá ọ̀ìsọ̀rọ̀ tó bá epo frí ni ó yẹ kó lè ṣe gbogbo tó bá wù ọ́nà ó frí lọ lè jẹ gbogbo tó bá wù ọ́nà ayé ìjẹ́ bí àbá jẹ́ dúdú yóò mọ̀ fi tára yóò so o free o oh, free ọlọ́run ọba bound rẹ̀ jẹ́ kódà katọsọ tó sọ ṣẹ̀ríà sọ ẹ̀sìn ọlọ́run ọba ṣẹ̀ríà o oh, free ìjáláyé ìyẹn o oh, ní freedom freedom wá ní ọlọ́run wájọ́ sí fún olóní freedom tí àwọn ọba sọ pé kíyàn wo kíyàn wo lẹ̀ kíyàn wo àwọn ọba dá gbogbo àwọn nǹkan yìí ẹ wá rí pé àwọn umur madiya àwọn materialistic things yìí láwọn èèyàn ń gbárùkù tì bọ̀ síbẹ̀síbẹ̀ náà wọn ò sì wá mọ́rọ̀ ọ̀bá náà ẹ wò ẹ wò irony ẹ̀fà àwọn nǹkan tó náà bá sọ pé yóò fi mọ̀ òun nìyẹn àwọn nǹkan táwọn èèyàn fi ń ṣe kèfèrí ríjọ sọ́nà ọba nìyẹn bí ọlọ́run bá dá plénì fún yín ọlọ́run bá dá mọ́tò fún yín ọlọ́run bá dá kẹ̀kẹ́ fún yín ọlọ́run bá tún dá wọn síìpù tó ń rìn lójú bẹ́ẹ̀ lómi gbogbo tí ó tún tí ò ní ti fi gbàgbọ́ lọ nínú Ọlọ́run ọba náà so kò sí hurriya kátẹ̀ tó wá sọ nínú ẹ̀sìn kátẹ̀ tó wá sọ nínú ẹ̀sìn hurriya wà ní lẹ́fẹ́ sọ pé gbogbo àwọn èèyàn ká gbà pé ọkùnrin lè fẹ́ ọkùnrin tó bá yí pé hurriya ẹfà àwọn èèyàn lẹ́nà ẹfà àwọn ọmọdé rẹ̀ ya freedom àtúbà yí freedom ni ẹfà àwọn ọmọdé rẹ̀

a ní kódà kódà lórí simple level gẹn tó má mẹ́lò mí sí pé à ah, nǹkan báyìí ló ṣe ó sì parọ́ pé àwọn ah, ò ṣe kéèṣe nǹkan báyìí lòun ṣe nǹkan bẹ́ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ ó sà parọ́ tó má padà wá fi rinlẹ̀ alẹ́lú ní oṣù tó máa kàzábà ara rẹ̀ sí pé ara kò ṣẹlẹ̀ ibi tí wọ́n padà máa ń lágbára dé fẹ́lòmí yẹn ẹfẹ́ àwọn ẹfẹ́ni tó lóun fẹ́ dìjàbùlẹ̀ ẹ̀fílẹ̀ tẹbí freedom ni ní Amẹ́ríkà tó ń sọ pé freedom yẹn wà ẹnìkan ti wà tó ti fèèlì yẹn rí nítorí pé kò gba nǹkan táwọn philosopher sọ ó ń question rẹ̀ ó lè repeat ẹ̀ kéèsẹ́ Nàìjíríà nìkan láti fèèlì àwọn èèyàn lẹ́ni tí ń tira ìbọ́lé ìwé níwọ̀nyà tó tí ń tira níbo ní ìlú èkó gangan tí ń dákọ freedom gangan wọ́n fẹ́ nìyàn nítorí ẹ̀ nítorí pé kò gbá dáwọn philosopher ń sọ wọlé ìkánà àwọn táwọn sọ pé ah, táwọn tó jẹ́ mùsùn gbá ìbẹ́ ilẹ̀ ní freedom wà a ní wọ́n tàwọn nìsẹ́ gbogbo ẹni tó bá fẹ́ tẹ́yàn ní dákọ mọ́kọ́ máa fi bẹ̀rẹ̀ ní freedom ẹ wà rí pé gbólóhùn yẹn ti wá repeat lẹ́nu àwọn èèyàn débi pé kódà lẹ́nu ọmọ kékeré sí pé a ah, ṣe bóhun ní right mo ní ráìtì kí n sọ̀rọ̀ náà ráìtì tí ò ní pẹ́lòmí gbọ́n tí ò yẹ kó lẹ́kọ̀ọ́ wá ẹ̀rí ẹ̀rí ẹlòmí náà àwọn tó máa ń ya tó máa ń gẹrun tó máa ń ṣe so bóyá nú àwọn yahudiyyin ni so ẹwà rẹ̀ lómí nú àwọn ẹni yìí bàbá gbàlagbà tó tó bí ọlọ́mọ dáìbà òun ló bàbá ẹyẹ kó rí pé o ṣe mi wá ní ráìtì láti sọ̀rọ̀ ní o ní ráìtì láti sọ̀rọ̀ bó ṣe ní ráìtì láti sọ̀rọ̀ náà lọ́lọ́wọ́ bá ní ráìtì láti bí ọmpa tó ń sọ ṣebí wọ́n ní ráìtì láti sọ̀rọ̀ ní àbí freedom of right tó ọlọ́wọ́ bá náà ní ráìtì lórí ẹ̀ sọ hurriya yọrọ ni o wọ́n fẹ́ tán ni freedom women freedom àwọn obìnrin ò ní freedom they are oppressed wọ́n ń sàbòsí fáwọn obìnrin nínú àwọn ìlú Islam ẹkẹ́ ma borí ó wà ma borí pé ó lè máa kí àwọn èèyàn ìborí yẹn lè máa kí ẹ ma wo jábà ẹ̀bá tí wọ́n sọ o skáàfù lẹ́lòmí fi sẹ́lítà ní dẹ́rùbẹ̀rẹ̀ nípa àwọn èèyàn a ní rọ́ ni rọ́ ni ọwọ́ ẹgbẹ́ freedom rẹ̀ kí gbogbo a máa America is about freedom irọ́ sí ni irọ́ ni sẹ́rí gbogbo pé àwọn Amẹ́ríkà náà tún bára wọn jà irọ́ ni gbogbo ẹni tó bá support freedom freedom ó padà lead sí liberalism náà so táwọn kan wá ń bára wọn jà lónìí pé àwọn kan conservative àwọn kan ara ọ̀tọ̀ ọlọ́wọ́ bára wọn méjì náà so àwọn conservative yẹn lọ bí àwọn liberal yẹn torí freedom ó padà pẹ́ tí stage freedom lẹ́rìn yẹn stage freedom ló padà lead sí àwọn liberal táwọn wà ń bẹ lónìí so orí ayọ́rọ̀ ni o pé a ah, pé o lè fẹ́ni tó bá wọ̀ pé o lè fọ́bọ̀ o lè kí o lè so kí lọ́kọ́ rẹ̀ o lè kàjí lóòjọ́ kan kó fìdí pítọ̀ èé sọkùnrin má obìnrin náà kó máa gba tọ́lẹ̀tà àwọn obìnrin lọ bẹ́yàn bá dánrọ ẹ̀wọ̀ ń bí ah ní tí ó kàn tọ́ tó wà kọ́tẹ̀ lọ dánwò nílé Haúsá sọwọ́tẹ̀ lọ dánwò ní Haúsá tó bá ti jẹ́ bí wọ́n kà lè lú tọ́ ọmọ pé ọmọ pé kí lọ́kọ́ rẹ̀ àwọn kan ń sọ tí wọ́n bì kan ni o ayé ju gbogbo tó ń rí lọ lórí social media yẹn tó lẹ́lòmí ó ti sọ gbogbo ayé gbogbo tẹ́lòmí kàkáyé gbogbo tí ń kà lórí social media yẹn tó bá débi ilẹ̀ ọlọ́wọ́n ba ó mọ̀ pé kò sí tó kàn gbogbo tó ń sọ lórí tó ń káà lórí social media rẹ̀ jẹun ó rẹ̀ ẹlòmí ò mọ̀ pé Facebook ń bẹ so wọ́n ní wọlìmọ̀dàníyà so nínú àwọn nǹkan tí protest tó máa ń dálẹ̀ ó ní pé ó máa ń dá nationalism kalẹ̀ so máa ń dá nationalism mọ̀dàníyà náà pẹ̀ bẹ́ẹ̀ so nationalism yásìkì kọ́ dín ní kò sí tó sí you can be proud of being America ẹ̀dàkùn kílẹ̀ èyàn fẹ́ proud lára kúrú kí ló fẹ́ proud lára rẹ̀ kí ni èyàn proud lára rẹ̀ so almadaniya sí ara almadaniya yìí náà àwọn olú islam mi náà wọ́n ń gbìn sáwọn èyàn lára lónìí ẹ̀rì pé sẹ́kọ̀ọ́ sẹ́kọ̀ọ́ lọ́kọ̀ọ́rí ma ń takò kìíní ìgẹ̀ sẹ́kọ̀ọ́ lọ́kọ̀ọ́rí ma ń sọ pé eh, wọ́n ni ó ní slang kankan lò tí wọ́n lò tán fi ń ṣe ẹ̀kìní ẹ̀ máa gẹ́yìrì kàbínkà máa gẹ́yìrì kàbínkà ní gbólóhùn yẹn máa kì ní kàsá ní ṣe kàwàá bukọrọ wọn sọ pé ah máa súfí máa tẹ̀bìlìrì eish máa na máa gẹ́yìrì so wọ́n múrú àwọn kaba yẹn nationalism kí ẹ ma fi Nigeria so gbogbo ohun tó gbé national anthem náà nù flag ṣẹ́yẹ́ lómi yóò gbé síbẹ̀ Nigeria must win so gbogbo tẹ́lò mímọ̀ rí nìyẹn pé gbogbo tán káwọn èèyàn sáfíìsì nìyẹn gbogbo tán káwọn èèyàn sáfíìsì nìyẹn pé Nigeria Nigeria must win ẹwà rẹ̀ ẹlòmíì mọ́ ní ah, èmi ewu bọ́ọ̀lù èmi ewu Manchester gíníkan èmi ewu lálàsẹ́ gbogbo àmá kílù mímọ̀ gbábọ́ọ̀lù kí mẹ́wàá wò ah, èmi mọ́ wo Nigeria match bẹ́ẹ̀ ah, àyíkọ́ nìkan international eh, intercountry match nìkan ló máa ń wò nàìjíríà ló ọlá nàìjíríà ló sì fi máa ń wò so ẹwà àdánwò so tó ní wọ́n gbé èèyàn sábẹ́ ẹlòmí yorùbá ni pé ìlú yín pé yorùbá yorùbá nation wọ́n ní wa tahkim al-qawanin wọ́n ní nínú àwọn shi'arat jahiliya tí akíní ma ń yè thawra revolution ma ń yè òun náà ni kí èyàn máa fi àwọn constitution dájọ́ alqawanin alkafira so àwọn kúfúrú constitution so kúfúrú constitution ojoojúmọ́ constitution tuntun ni ẹ wá rí law ẹ wá rí àwọn waiters ti pé ah, ah tí ó tó báyìí in tó kàn ní ṣe nínú constitution ìlú yìí in tó kàn ní ṣe pẹ̀lú pé à ń a ṣe kí lọ́kọ̀ rẹ̀ pẹ̀lú pé àkẹ́ ń àárajà lásán pé ó lè kúnnú yàrá yìí sọ́lọ̀ náà ló sọ gbogbo ilé ìkàrẹ̀ wallahu musta'an wọ́n ni wa in kanu yatashaddaquna bi tahkim al-islam kódà kó ti bá àwọn tí wọ́n máa ń ṣe fáwọ́ Ah, Allahu akbar ẹ wo Khomeini ayatu ghadabillah wa ruhu shirki wal kufru ṣé wọ́n lákùnrin yìí ẹ ma wo ẹ ma wo ọgbọ́n o nígbàtí Khomeini nígbàtí ó fẹ́ dá revolution kalẹ̀ tó dálẹ̀ ní Iran títí títí tá fi yíyan Khomeini lórí kò dákọ̀ àlì ìbáyìí lẹ́kàwáyìí kò dákọ̀ pé ẹ ní pé àwọn fẹ́ ruhu àlì àwọn fẹ́ revive ruhu àlì ara kò dákọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan báyìí ní Khomeini kò dákọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan báyìí wallahi Khomeini sọ pé a fẹ́ give freedom fáwọn èèyàn a sì fẹ́ fún wọn democracy a sì fẹ́ fi ṣẹ̀rí àbáwọn bá sì fẹ́ fi dájọ́ ǹjẹ́ Khomeini sọ fáwọn èèyàn àwọn náà wọ́n kábàámọ̀ ń sin nígbà tí wọ́n yọ ṣáà kó so wọ́n yọ sha àwọn tó wà ń bẹ̀ kó wọ́n fi Khomeini sí so wọn àwọn náà ń kábàámọ̀ rẹ̀ lónìí o ọ̀dọ̀ èèyàn sọ pé ṣá àwọn ń dá fún ọ òun fẹ́ ti ẹ̀ fọ islam kúrò nílùú ni so secularism lọ ń tèkè sí àmọ́ kódà nínú tí nínú tí ó jẹ́ kọ́ ìdá sàlàfíyà ni pé èyí tí tóun fẹ́ ṣe yẹn aburú rẹ̀ yìí lẹ́sì ju èyí táwọn kòmẹ́ ní dáwọ̀ yìí lọ aburú èyí lẹ́sì ju èyí táwọn Khomeini dáwọ̀lọ̀ aburú èyí lẹ́sì ju èyí táwọn Khomeini dáwọ̀lọ̀ torí aláwọn lúnà lápẹrẹnsì dábáwọ̀ Oman tí Oman ló burú jù fún dáwọ́lá eh, àwọn kílùkọ́ rẹ̀ àwọn ìlú Islam ni àwọn Saudi àwọn ìlú Islam ni àbí Iran èwo ló burú jù secularism ò burú tó kílùkọ́ rẹ̀ secularism ni Oman Rafida ni kílùkọ́ rẹ̀ Iran ni so wọ́n ní wọ́n máa ń pariwo pé wọ́n máa pariwo pé ah, àwọn fẹ́ lò islam ni o wọ́n ní wà min al-mawa'id al-mudhika sẹ́kù bẹ́ẹ̀ sọ pé nínú àwọn ìlérí tẹ́ máa ń ṣe fáwọn èèyàn tó <laughs> Allahu musta'an Allahu musta'an Allahu akbar ọ̀rọ̀ yìí pani lẹ́rin tó tọ́ wọ́n ní ṣẹ́kì ní nínú àwọn mawa'idi mudhika wọn ni bí wọ́n sọ pé islam ni almasdarul asasi islam ni ìpìlẹ̀ ìpìlẹ̀ total foundation fún báwọn ó sì máa wá ṣe àwọn òfin táwọn mọ̀ dárẹ̀ ṣẹ́kì ní ajib idan ṣẹ́kì sọ pé okay فيه مصدر غير أساسي للتشريع okay so any foundation mi tó yẹ pé so any any foundation mi tó yẹ pé yẹn lè máa fi sófin ṣe gbọ́nà yẹ yẹ báwọn masdaru asasi ó túnmọ̀ pé masdaru ní àjẹ́sẹ̀ gíní sí èsì asasi masdaru far'i so any foundation mi so wọ́n kàn gbé Islam síbẹ̀ bí symbol báwọn ikhwan muslimin bá ṣe ṣe ní mísọ́rọ̀ ni alìsìláàmù huwa alhal alìsìláàmù huwa alhal lógo wọn tí wọ́n pariwo kí tán pariwo kí fáwọn èèyàn yẹn alìsìláàmù ní solution ìgbà tí wọ́n tọ́ ìsìláàmù wò wọ́n sì yọ kílùkọ́ rẹ̀ kún bẹ̀ ṣe husni àbí kílùkọ́ rẹ̀ ṣe husni mubarak náà so wọ́n sì yọ kún bẹ̀ ìgbà tán tọ́ ìsìláàmù wò ìgbà tí àwọn èèyàn ṣe jẹ̀rí màtọ́ yẹ ká ṣe hàdù fún wọn wọ́n sì tẹ́ hajjù fún wọn wallahi ohun tó lè dì sí protest ni wọn ìkẹ́ tí ń lé lúnà tẹ́lẹ̀ ìkẹ́ tí ń lé ìkẹ́ tí ń lé àwọn ẹmọ́ gbọ́ àwọn tó ń sọ pé al-Islam huwa al-hal náà ni ẹ̀rọ tó ń pariwo al-Islam huwa al-hal tó ń kígbe káàkiri gbogbo títì torí pé ẹlòmí ẹmọ́ gbọ́n táwọn èèyàn ń tẹ́bà kí èèyàn mọ́ta àwọn èèyàn bí ẹ̀sìn ọlọ́wọ́ bá kí èèyàn sọ òdodo fún wọn pé àníṣẹ́ tó bá ipò Islam gan ló wà ń bẹ̀ ìyá ọlọ́wọ́ tọ́nà bá fẹ́ dá yín wò kò ní kí Ọlọ́run bá má bà yín o kódà kó ṣe pé Islam ló wà ń bẹ̀ àmọ́ ìdí tẹ́yẹn fi ń ṣe Islam torí pé ta bá fẹ́ jábọ̀ fọ́lọ́run ọba àmọ́ rárá in táwọn gbọ́yé nínú Islam ni pé yóò wá máa fún wa ní gbogbo ń dáfẹ́ ìtumọ̀ Islam ni ẹlọ́dọ̀ sí wọn bò yóò máa fún wa ní gbogbo ń dáfẹ́ gbogbo ń dáfẹ́ tafẹ́ kó máa ṣe ni ó máa wá sẹ́nsìn so gbogbo ohun tán sì fi ń tàwọn èèyàn sí náà nìyàn ṣẹ́kù bẹ́ẹ̀ ni wàlhaqu wọ́n ní in tó jò dodo ni o annahu laysa hunaka masdarun kò sí source mi kò sí foundation mi kò sí filẹ̀ mi siwa al-kitabi wa sunna tó yà sọ sí Qur'an àti sunna wa ala wifqi fahmi salafi salih lọ àti lórí àgbọ́yé àwọn ẹni ìsíwájú rere kò sí pìlẹ̀ mí walakinnahum hakadha amani ṣekú bí sọ pé àmọ́ bí àwọn promises ṣe rí nìyàn àwọn promises ti gbogbo ẹni tó bá fẹ́ dé kó ọgbọ́ torí pàwọn èèyàn ẹ máa imagine ẹni tó bá fẹ́ sòdodo fáwọn èèyàn ẹni tó bá fẹ́ sòdodo fáwọn èèyàn wọn ò ní mọ̀ o torí pàwọn tí ọ̀gán fẹ́ sòdodo fún òpùrọ́ ni èyí tó wà pẹ̀lú òpùrọ́ ni pé òpùrọ́ yìí gba olódodo gbọ́ òpòrò òfin gbà lọ́dọ̀ lọ́gbọ́ wípé ẹni tó bá ti mara saa kílùkọ rẹ̀ irọ́ dáadáa tó ti jì sínú rọ́ tó bá rẹ̀ nìkan sòdodo fún kò nígbàgbọ́ ó dà yíò mọ̀ pé nìyẹn ló ni bò tó bá rẹ̀ ní parọ́ fún dáadáa pé ah! Ah! afájẹ́ mọ̀ pé ń jẹ̀bi afá tún wá jẹ́ kó mọ̀ wọ́n jẹ́ kó mọ̀ lójú mi náà tán bá wí lójú mi báyìí so irọ́ ni báwọn ni ló gbá tẹ́ pé àà bó ṣe rí nìyàn ẹn tó bá ti jì sínú rọ́ kódà òdodo lè tẹ́ lọ́rùn àmọ́ ní ẹmọ make àwọn promises àwọn promises tẹ́ tẹ́ ìgbẹ́ mọ̀ pé irọ́ ni pé àà fún láàrin ọdún méjì tóun bá fi wọlé láàrin ọdún méjì á sì bẹ̀rẹ̀ sí lo àwọn kílòkọ̀ rẹ̀ kílòkọ̀ rẹ̀ 50 àwọn 50 percent tán jẹ́ kéfèé ńkọ́ bóòlẹ̀ sí pé sí wọ́n ẹ̀ẹ́dà wọn lọ ìrẹ̀ fẹ́ dà wọn lọ ẹwọ̀n kẹ ẹ̀ṣẹ́ ọmọ tó fọ́nìjì ní pé kódà ní àwọn ìlú gan tí wọn ò lò Ìsìlámù lọ́bá wọn láwọn olóso pé wọn ò lò Ìsìlámù lọ́bá wọn àwọn olórí wọn mùsùlùmí ni wọ́n lórí tó hàn síyàn láti jìnàjìnà bọ̀ wọn ò lò Ìsìlámù lọ́bá yẹn àwọn kèfèrí wá wà ń bẹ́ẹ̀ ọlá pé àwọn mùsùlùmí ló ń jẹ́ olórí ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ìlú sì ń padà pín kò yé nǹkan tí ń sọ ẹwọ lápẹẹrẹ ń ṣe ẹwọ Sudan ìgbà orin ń lo ṣẹ̀ríà kan àbí nǹkan lọ títí báyìí lọ títí so bọ́ táwọn lórí mùsùlùmí gẹ́gẹ́ bí yẹn ti ń rí láti jìnnàjìnnà yàtọ̀ ọlọ́run ọba ló mọ ọ̀rọ̀ gálù so bọ́tọ́lá pé àwọn olórí gbogbo tó ń ṣẹlẹ̀ mìíràn a ń bèèrè tà sí olórí tí ò tí lò sílámù ní ẹ̀họ́ a ń bèèrè tà sí owá ní òkè ó yá tọ́ ṣẹ̀rí àlàfẹ́ lò à ìlú dàrúwọ̀ walakinnahum hakadha amani wọ́n ní kí ló kọ́ rẹ̀ wọ́n ní pàápàá jùlọ ó tàn wọ́n débẹ̀ náà ni wọ́n tún ló kèfèrí nípò agbára pé ààrá ah, o gbára pé ọ̀símà lọ ní o wọ́n ló ti lóhun fún wa ní kìíní lóhun fún wa kọmíṣẹ́nà torí pé ní kí wọ́n fún yí kọmíṣẹ́nà kóhun sí lọ máa jẹ́ lórí kèfèrí lókè ẹ̀yàwó ilayhi wọ́n ní lẹ́yìn náà yóò wá padà yìí sí nǹkan tí yóò padà yìí sí min hubbi shuhura nínú kíyàn nífẹ̀ẹ́ kíyàn gbajúmọ̀ wa tatallu'i ila al-karasi àti kíyàn máa nàgà sáwọn sit wa ka'anna lisana halahum wọ́n ní ó dàgẹ́ bí ìsẹ́sí wọ́n sọ pé khalif tu'raf so ní pé wà different àwọn èèyàn mọ̀ wọ́n dáadáa wà different different differentiate ààrẹ tó bá fẹ́ wọnú gbò máa sọ dáwọn ìyẹ́ tí sọ tẹ́lẹ̀ wọ́n sọ fún pé power to the people ara ìwọ sọ pé power to Islam so khalif tu'raf wọ́n ni sheikh wa mọ́rin wá pé ana ibn jala wa tala'a thanaya mata ad'u al-amamata ta'rifuni so wọ́n fún ní history wọ́n ní falaw anna haulahi athuwar wọ́n tó bá yẹ fáwọn tí wọ́n máa ń jáde láwọn olórílẹ̀ yìí kánú ala sunna tó bá yẹ kí wọ́n wà lórí sunna ni lazimu buyutahum wọ́n dó sílé wọn ni Muhammad Hassan ti halabin defend Muhammad Hassan ní òun ó jáde òun tún kọ́ ọmọ jáde àtàwọn yàwó torí sẹ́mà àwọn ìbẹnu àtẹ́lù tí máa padà bẹ́lù mi pé à ah, ó máa ń ọ̀rẹ́ sáà ní gun ọkọ̀ tó lálàáfíà ní o inú hd náà ti ń fídíò bàbá bàbá ń gbá hd kéré àwọn ọmọlọ́mọ wọ́n sì pa àwọn wọ́n sì ń pa àwọn ọmọlọ́mọ títì tí wọn tọ́ wọ́n fẹ́ sùn wọ́n fẹ́ sùn pẹ́pẹ́ tọ́ ọ̀hún orin

dúnímà mọ́sálásí rẹ̀ kó wá dúnímà ìmá bẹ̀rẹ̀ wọn bá wọn ni fa inna Allaha lam yukallifuhum bi raf'i zulmi al-hakim bi quwwa wọ́n ni ọlọ́run ọbọ̀ lábọ̀ wọn lọ́rùn láti gbé àbòsí olórí kan gbé kó pẹ̀lú agbára na'am an-nasihatu sirran abára kan látún kẹrin odò àwọn èèyàn sáfẹ́ padà lọ sọ́dọ̀ ọlọ́run náà àwọn èèyàn sì rò pé gbogbo oríire táwọn ṣe láyé ẹnìkan ni ó mú wá fáwọn wallahi kódà kọ́lọ̀wọ̀n ọba fún ṣẹ́rí kódà gbogbo ẹni tó bá ní nǹkan lọ́wọ́ wallahi ó yẹ kó mọ̀ pé min hakimin zu latifin so fa inna al mala malu allahi al bari gbogbo dúkìá tí yẹn ní Ọlọ́run ọba lónìí wa rizqi min hakimin zu latifin pé wa rizqi àti arziki mi o min hakimin látọ̀dọ̀ hakimin ló ti wá ọ̀dọ̀lọ́wọ̀n ọba ló wá zu latifin ọdọ́ ti pẹ́ gan màwẹ́ zu latifin yẹn lọ so ní pé ẹni tó ní kíni ẹni tó ní lótùfù فإن المال مال الله الباري owó dúkìá tí owu ọlọ́run bá ló ní ọlọ́run ọba kàn fi sọ́wọ́ rẹ kó máa dàrẹ́tẹ̀ síbi tó bá wù ní wọ́lá sí rí gbogbo fún gbogbo ọ ọlọ́run bá fún ọ bà fi fi <laughs> alhamdulillah ah, àwọn náà nígbìyànjú àṣínà ni àṣínà ló fi já sí ṣíṣe ẹgbẹ́ orí nípadà ṣe conference gbogbo yínà tẹ́ẹ̀mọ̀ bá sí ń lówó oye ẹwù jágbàjàbà ẹwù jágbàjàbà wala hawla wala quwwata illa billah so wọ́n ni wùnà annasihatu sirrun so tí yẹn bá fẹ́ gba olórin ní mẹ́rin kọ̀rọ̀ ní kọ̀rọ̀ ní kèése lórí mímbàrí tó bá lè sí dọ́lọ̀ rẹ̀ ó ti tẹ́ gbẹ́bọ́ wá ní gbogbo ó sì dáa túnra rẹ̀ sí tún àwọn ará ilé rẹ̀ sí gbìyànjú láwùjọ rẹ̀ gbìyànjú láwùjọ rẹ̀ so wọ́n ni kama qala sallallahu alaihi wasallam ni gẹ́gẹ́ fàlá yubdihi aláníyà kó má ṣe ní gbangba má ṣe ní gbangba má sọ pé kán márùn èèyàn márùn márùn ní sẹ́pítọ̀ kọ̀ọ̀kan kan gbẹ̀mí wọn sọ ara má sọ pé ẹbẹ̀rù ọlọ́run so má ṣe ní gbangba báwọn so walakin fa yakhlu wa bihi fẹ́jọ́ fa gbogbo ẹni tó bá tàwálà kankan rí kódà kó kàn sí pé wọ́n fẹ́ ṣe ìvẹ́ntì kan ní kan wá fi ọ́sọ lórí rẹ̀ ah ìjọ lórí òrọ́nu pressure tí ma ń wà lórí ẹlòmí wàlá ẹlòmí ma ń dára ká ẹlòmí wà àkéṣe gbogbo èèyàn ló lè dárí bá kéṣe gbogbo èèyàn ló lè dárí àrán ọ̀rùn àníṣẹ́ nǹkan ma ń lágbára débi pé orí ó sì ma fọ́ ẹlòmí wá ìmájẹ̀ ní sí ń dárí gbogbo òru Ah. ah ó yẹ kí èyàn láàánú irú àwọn báwọn yóò so yẹ kí èyàn láàánú irú wọn kí èyàn má bẹ̀rẹ̀ wọn bá fún wọn gan wọ́n ni walakin ya'khudhu bi yadihi wọ́n ni ṣùgbọ́n yóò mọ́ ọ̀rẹ́ ni wọ́n ni fa yakhluwa bihi yóò wá dáwà pẹ̀lú rẹ̀ fa in qabila minhu fa tó bá gbà lọ́wọ́ rẹ̀ tọ́ ó gbà nánu wa illa tí ó bá wá gbà kana qad adda tó bá tí ò bá gbà ó ti pé tó wà lọ́rùn rẹ̀ ẹlùmí ò tún fún olóyìn mẹ́rin tán bó ṣe sọ fún tẹ́ni gbogbo jápajọba tí ń ṣe sọ mo sí sọ́kà rẹ̀ fún tó bá ipé gbogbo àwọn tán máa ń sẹ́nu ipé báyìí báyìí báyìí kí lọ́kọ̀ rẹ̀ alákùnrin yìí táwọn kèfèrí kan wà táwọn èèyàn máa ń sí ẹ̀kí báyìí ní pé mọ̀ yìí ìsìláàmù báwọn ní bàbá àwọn ọkọ̀ àwọn kèfèrí àwọn èèyàn wá sí olérí no ọmọ Nàìjíríà náà ni ẹ ma ń rì kí gbogbo ayé báyìí ẹ máa ń kọ àwọn kọ àwọn kẹ́ńsà àwọn mùsùlùmí tí ó dágbàmọ̀ náà wọn náà máa ń pòsì ẹ̀ ó ní kí ló kọ́lá bàbá òun ní <laughs> bàbá òun máa ń ró kùrú jù jẹ́ ni bàbá òun ní kùrú jù lára ọ̀wẹ́rọ mi wọ́n ní báyìí Islam dákun kí ìgbà orú fẹ́ gbẹ́nẹ́ ìgbà orú fẹ́ gbẹ́n ọjọ́ tó fẹ́ jí eléyìí Islam lónìí ó sọ di kiri Islam lọ́la ó sọ di kiri àwọn òun ní kùrú o àyídúmọ̀ ìmọ̀ ń sàn àkọ́dà nínú tó fẹ́ súnmọ́ ni pé bàbá ìfẹ́ súnmọ́ kọ́ adìí ní pé bí àwọn ọ̀wádìí jẹ́ máa ń ìmọ̀ ń instigate àwọn èèyàn ni o ìmọ̀ instigate àwọn èèyàn gẹ́ ẹ̀sì ní mùsùlùmí mi yóò máa sí ẹ̀ tí bá ń sẹ́ndì ní bí ara ah, nígbà tó ẹmọ̀ wà àwọn èèyàn mùsùlùmí wàláhì ìmọ̀ rúsúnà táwọn èèyàn sí ìwọ ló ilé ìwá kọ ẹ̀bísù ó fi lálà sí olórí ó sì pósì ẹ̀ ah, he has his mistake he has his mistake àmá òdòdó ló sọ mí òdòdó sí wónú kùrújù ìwọ́n máa ń pẹ àwọn èèyàn sí kùrújù sámsámú ni gbogbo àwọn ọ̀rọ̀ tí ó máa jẹ́ káwọn èèyàn rí àwọn olórí wọn bí ará ìdá gbogbo tó máa ń sọ nìyẹn ẹlẹ́kùn ẹni tó lájẹ́ndà tí wá àwọn kọ́sọ̀rọ̀ mùsùlùmí tí wọ́n ń tàn tí wọ́n náà wọ́n ń rò pé kíní Allahumma musta'an bọ̀ nígbà tí gbogbo wọn náà sẹ́rí tí èmi máa ń dúpẹ́ ọba gbogbo wọn máa ń káàbùkù lẹ́yìn gbogbo àwọn kèfèrí ni ìgbàtán padà rí wọ́n ní gbọ́mọ̀ bọ́m̀bà àwọn mùsùlùmí wọ́n bọ́m̀bà àwọn mùsùlùmí wọ́n palestine kìníkan kìníkan professor kenny ìmọ̀ ìtẹ̀yàná tí kọ́ rẹ̀ so ọ̀nà bá nítọ̀ kama bọ́m̀bà àwọn mùsùlùmí lọ ní palestine ẹ ma ń padà káàdàgùn bẹ́ẹ̀ ẹ ma ń padà káàkùn bẹ́ẹ̀ náà nígbà so eléyìí náà eléyìí náà padà wọ́n fún wọn ẹ̀dìmọ́ ọ̀nà padà wọ́n fún wọn àwọn tó máa ń fi ara ẹ̀fílẹ̀ ẹ̀yẹ orin ẹ̀lù mùsùlùmí náà ma bá ṣí ẹ̀kíní o ma bá ṣí ẹ̀kíní so ẹwọ́n owó yí tó fọ́nì jù ní pé nínú àwọn tó ma bá ṣí ẹ̀yí ẹlòmí sí ń bẹnu àtẹ́lù àwọn ẹ̀kọ́ wáyé so a nígbà lọ́wọ́ mùsùlùmí ni àmọ́kìnì kèfèrí òun lè máa sọ nígbà tó yẹ pé kò fẹ́ kú ní ìsìlámù tẹ́lẹ̀ ìwọ́sì ma bá ṣí ẹ̀rẹ̀ share wide ṣẹ́wọ̀n kan Allahu musta'an so téèyàn bá ní ìmọ̀ràn fún olórí èyàn ṣe ní gbangba o wọ́n ní hadha huwa sunna sheikh sọ pé ilé ìní sunna o wa hadha ma kallafakum Allahu bihi ilé ìlọ́nà ọba lábọ̀ yín rọrùn law kuntum ayyuha thuwar tó bá yí pé ẹ̀yin tẹ́ ma ń rí vóòtì fi kulli zamani wa makan ní gbogbo àyàtí ní gbogbo àsìkò ala sunnati Muhammad tẹ bá wà lórí súnnà Muhammad sallallahu alaihi wasallam ẹwọ gbìyànjú ẹwọ bá wọ́n orí tẹ̀ sí láyé ẹwọ sí láyé ẹwọ bọ́ sí nítorí pé àkílò ah, dáa alẹ́lò ní ìgùn mọ̀ pé kí lòun lè ṣe tí lórí ọ̀sẹ̀ bí dáa àmọ́ tó bá ti jẹ́ ọmọ ẹ̀yà wa ní ìṣe ẹfì bàbá rẹ̀ ẹfà síwájú lẹ̀ so àmọ́ tó bá ti jẹ́ ọmọ ẹni tí èsọ ẹ̀yà wa kí ló kọ́ rẹ̀ ara kò sí kẹ́kẹ́ bàbá gbogbo kìníkà kò sí kẹ́kẹ́ kẹ́nà níwọ́n lọ ń lọ yóò kàn máa wo jẹ̀jẹ̀ báyìí lórí jíbi lórí máìkì gbogbo kìní ìjábàjábá ni so bẹ́yìn ó sì máa sàdá fẹ́ bẹ́ẹ̀rẹ́ kò ní jẹ́ kẹ́mẹ́ على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك